الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن تبعه بإحسان إلى يوم الدين السلام عليكم ورحمة الله وبركاته so Sheikh Salih bin Abdullah Al-Fawzan wọn ibi tí wọ́n ṣàlàyé fún wa lọ fún ní ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú àwọn examples àwọn bídá àti ògbàjúmọ̀ láwùjọ wa lè tó ti fánká tó dẹ̀ ti di pé oníkálùkù ti believe pé nínú ẹ̀sìn ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ló whereas ọlọ́ọ̀bá ò sọ ẹni àṣẹ kalẹ̀ kẹ́kẹ́ fún wọn so nínú àbídà tó agbájúmọ̀ yẹ oná ni bídà al-maulid maulid bí tó ṣe pé ó dàbí nípa tí ń sọ másìkò rẹ̀ táwọn youtube ṣe so bàbá ń sàlàyé pé wọ́n ní wàkúlùnà innahu bid'a li'annahu la asla lahu fil kitabi wa sunna wa amali salafi salih wal qurunil mufaddala kí ni díta fi sọ pé kí ni àdádálẹ̀ ni òun wípé kò ní ẹ̀rí kankan kò ní pìlẹ̀ kankan nínú Qur'an àti àbí khairul quruni qarni thumma alladhina yalunahu thumma alladhina yalunahu anábi ní generation tó fi ń dájú oní generation mi anábi sallallahu alaihi wasallam lẹ́yìn gbàyẹn àwọn tí wọ́n wá lẹ́yìn rẹ̀ lẹ́yìn gbàyẹn àwọn tí wọ́n wá ní ẹ̀yìn rẹ̀ tó ń ṣe mẹ́ta so tánàbí ń sọ wípé alaykum bi sunnati wa sunnati al-khulafa'i ar-rashidin

èyí tó bá wọ́n sọ pé ẹmọ́lì dánṣe yìí wàláhì ìfẹ́ ànẹ́bì ló ń gbé wá ṣe ìfẹ́ ànẹ́bì ta níní ilé excuse tí ó lọ ni because in tán pè ní ìfẹ́ ànẹ́bì ni pé kíyàn máa tẹ̀lé ànẹ́bì sallallahu alaihi wasallam kíyàn sì máa kọjá tánẹ́bì bá ṣe in tán pè ní fẹ́ níyẹ èyàn tó ń kílìm kó nífẹ́ ni a máa múra báyìí wàláhì kò ní ah nǹkan civilized ṣe bó ló nífẹ́ ànẹ́bì ni àwọn ìyàwó ànẹ́bì bẹ́ ṣe múra lílé ó yá jẹ́ káwọn ìyàwó rẹ̀ ma múra bẹ́ẹ̀ náà káàkọ́ bẹ̀rẹ̀ mẹ́ ọ̀nà tẹ́kí bí alóòtọ́ ló nífẹ́ ànẹ́bì ni kò ní gbà ààrí ah, ní nónónó ìyẹn ah, ah. kí ló wá ń tẹ́ra rẹ̀ àsìkò nífẹ́ inú sallallahu alaihi wasallam tó bá ló nífẹ́ ànẹ́bì so nífẹ́ ànẹ́bì táwọn ni tó bá ló nífẹ́ ànẹ́bì jọ àwọn sàábí lọ gan tó bá ní pé ọ̀rẹ́ eh, ó dánú mi nífẹ́ ànẹ́bí ìjọ àwọn sàbọ́ àwọn sàábé nífẹ́ ànẹ́bí jù mí lọ á ní pé kí ló táwọn sàábò fi wá ṣe rú nǹkan báyìí látara fẹ́ ànẹ́bí gbàtánàbí kú tán ọdún tó tẹ̀lé rẹ̀ káwọn sàábé rántí pé hé eh, èní ló pé ọdún kan tánàbí kú gan ajá bẹ̀rẹ̀ ayẹyẹ because wọ́n mọ̀ pé tán pè ní ìfẹ́ ànẹ́bí oníkíyàn mọ́ sí tánàbí bá ti ṣe lórí báwọn sàábà àti kà tó bá lè ṣe nǹkan tí àwọn tánàbí ò sí mú takó bí yẹwà tákà jùkú sí masalasi lásán wákà jùkú wọ́n sì ṣe la ilaha illallah subhanallah alhamdulillah tó wà nínú ẹ̀sìn kí a masalá ilẹ̀lá wà nínú ẹ̀sìn àmọ́ wọ́n ń ṣe lọ́nà tánàbí ò gbà sí àkọ́kọ́ wọ́n fi òǹkà wọ́n sa òǹkà òkúta wọ́n sára wọ́n fi ṣe ànábì yẹn kìí Ah, wọ́n ní láìláìlá láńṣẹ́ náà ṣe láìláìlá láò sínú ẹ̀sìn ni àà ah, ah, ní ò sínú ẹ̀sìn ṣe bí ṣe bá nẹ́bí ṣe ṣe lélẹ̀ wọ́n takò wọ́n èyí tí ẹ̀wà gbé àwọn ọdún kalẹ̀ ní ìsinmi àyà àwọn ẹfẹ́ mọ́ lọ káàkiri báyìí wọ́n travel káàkiri ọjọ́ méjì lẹ́nu mífi ṣe mọ́lìtì gbogbo ẹ̀dẹ̀ ní wàláhì aklu amwali nasi bil batil èyàn wọ́n jẹ owó àwọn èèyàn wàláhì lọ́nà ìtọ́ni mo fọ́lọ̀ mọ̀gá wọ́n jẹ owó àwọn èèyàn lọ́nà ìtọ́ni sincerely so wọ́n ní pé yàtàfìlú wọ́n ní àhá wọ́n ní àwọn olówá dá mọ́lìdì kẹlẹ̀ wọ́n ní wà iná ma hadatha muta'akhiran ba'da al-qarni rabi al-hijri ọ̀pọ̀lọpọ̀ mọ̀ yí pé a ní mọ́lìdì sẹ́ a ní 400 years lẹ́yìn ikú annabi lẹ́yìn hijira annabi na tó dálẹ̀ 400 kìí ṣe 4 kìí ṣe centuries nìyẹn centuries mẹ́rin adẹ̀ ń ké ẹ̀ṣí ti pé láti ìgbàtánàbíjá láyé àwọn sàábílẹ̀ sí ti pé ó ìtòrọ̀rọ̀ ní gàlẹ̀ yawma akmaltu lakum dinakum ọlọ́ ni mo ti pé ẹ̀sìn mi fún yín lè ní ẹ̀sìn ti pé lè ní 200 years ẹ̀sìn ti pé 200 years ẹ̀sìn ti pé 300 ẹ̀sìn ti pé 400 àwọn kan wá wé ẹ̀sìn ò pé okùnmọ́ olíjì wọ́n wá smọ́gù rẹ̀ wọnú ẹ̀sìn ó wá dè ní ìwọ tó wá ń bá wọn jà sí kíní kan wà láyé ti pọ̀jù gbogbo nǹkan ní ọ̀dá ní ha àwọn èèyàn sọjọ́ bí ànẹ́bì wọ́n fẹ́ràn ànẹ́bì ẹ̀yin mọ̀ yẹ́ fẹ́ràn ànẹ́bì rárá emotion ló kú báyìí ṣe emotion lè mi ń bọ́ sọ ní àbẹ́rẹ̀ ànẹ́bì mọ́ ń ṣe ni a ní kíní àdádálẹ̀ ni wàlá ànẹ́bì gbogbo àdádálẹ̀ ni anu ni gbogbo anu ní inú náà ni so wọ́n dá kìíní ilẹ̀ ní 4th century ahdathahul fatimiyuni shia ẹ̀ tí wọ́n wọ́n tọ́tún wá dálẹ̀ ní ibi in tí ma ń pààyàn lẹ́kún jù lílé ní pé àwọn àdáùdín àwọn dálẹ̀ àwọn fatimiyun tó shia ni wọ́n shia ni àwọn tó kí bá ṣe kí wọ́n súbì tán ráyìí ìpinnu kọ̀kọ̀kan fi ránṣẹ́ sí shia ni ẹ̀ ìpinnu kọ̀kọ̀kan sẹ́fẹ́ tó wá fẹ́ gba Islam lọ́dọ̀ àwọn shia ó ní ashhadu an la ilaha illallah wa anna aliyan waliyullah o kẹ́ ṣe pé muhammadu rasulullah ló sọ ó ní mo jẹ́rìí pé kò sí ẹnìkan tí ọ kò sí ọlọ́run nítorí wọn gbà la ilaha illallah tẹ́lẹ̀ náà wọ́n ni pé ó jẹ́ la ilaha illallah mo wá jẹ́rìí pé aliyu waliyullah ni lẹ́yìn ìgbà yẹn wọ́n ni ya sépèlé abubakar àti wọn mọ́gbà ó wà ní pé ah, allahumma wa aisha wa hafsa ọlọ́ba bá mi sépèlé abubakar àti umar bá mi ṣépè lé Aisha àti Hafsa àtàwọn ìyàwó annabi sallallahu alaihi wasallam àtàwọn sàábí annabi èpè Ọlọ́run kó má bá ogun wọn bá sì sí lélé yíò àwọn tó ṣe kí wọ́n bìlì pé Aisha onízìnà ni alágbèrè ni yẹn tó ṣàgbèrè tọ́lọ́dẹ̀ ti síwáyà kan ẹnukùn Aisha ò ní sí alágbèrè ni Aisha

àmọ́ kùránì ní ìsìn wọn ti gbèjáde kùránì tẹ́ ń ká ìkùránì tán ti dọ́gbọ́n sí ni wọ́n ti yọ àyà tó pọ̀ mẹ́ gbogbo àwọn àyà wìláyà wọ́n ti yọ gbogbo ẹ̀ tó bá padà wá yá wọ́n padà bọ̀ wá Mahdi ní wà mú original kùránì wá wọ́n wà pa kùránì lè tẹ́ǹkà wọ́n padà parẹ́ àti kùránì tẹ́ǹkà wọ́n padà parẹ́ mo ń sọ díẹ̀ nínú kínkíní nínú àkídà àwọn ṣíyà tẹ́gbí mọ́lìdì tí wọ́n ń fẹ́ yí tó ń ké tó ń já nítorí ní ibn eh, kíná pé abu hafs tajuddin alfakihani rahimahullah on sọ wípé amma ba'du faqad takawwara su'al su'alu jama'atin min al-mubarikin 'an al-ijtima'i alladhi ya'maluhu ba'du an-nas fi shahri rabi' al-awwal wa yasammunahu al-mawlid on ìbéèrè ń wá ìbéèrè ń wá sọ́dọ̀ afayi on wá

àwọn ènìyàn dẹ̀ ní in tán gbèrò pẹ̀lú ìbéèrè ni pé wọ́n ń fẹ́ ìdáhùn ká ṣàlàyé parẹ ní adáhùn rẹ̀ inṣáàlá la a'lamu li hadha al-mawlid aslan ni pé wọ́lá imi ò mọ́ asùn kankankankan tán fẹ́ gbé ẹ̀sìn mawlidi ilé lórí nínú fi kitabillahi wala sunna o lè rẹ́rí wọn ní Kùránì àti sunna náà ok ìrún tàǹkí kí lè rí ẹnu Kùránì àti sunna àà ah, ya ayyuha alladhina amanu aqimus salata wa atuz zakata àà ah, ó pẹ̀lú bá mú jáde ní Kùránì sunna wọn kọ́ ah, ànábì ní pé sallu kama ra'aytumuni usalli ànábì mọ́ kí ní fáwọn èèyàn tí ó dò sórí mímbà rí báyìí tánàbí mọ́ kí ní ẹmọ́ omi o ó yá báyìí ni ànábì wa sọ fún wọn sallu kama ra'aytumuni usalli ṣe tí mo ṣe kí wọn ẹwà mọ́ kí wọn gẹ́ẹ̀ṣẹ́rí mi ànábì tí mo ń àbí ẹ̀rí èyàn wà ó mú jáde fún wa ní Qur'an àti súnnà kódà àwọn àsìkò sọ́lá ó mú wa fún wa ní súnnà amma jibrilu nabi sallallahu alaihi wasallam faqal as-salatu bayna hadhayn jibrilu fa balẹ̀ wá ní yíwa kí n fa nabi àsìkò súbí ó yá kí báyìí àsìkò rẹ̀ ní o àsìkò dúrí ní o àsìkò kíní ní o àsìkò kíní ní o yíwa gbogbo àsìkò wá fún nabi sallallahu alaihi wasallam ó kọ àwọn ẹ̀rí yíjáde kódà tí ó sú oya fún mi ní ẹ̀rí ẹyọ kan péré nípa mọ́lì dínú Kùránì àti Sunnah ìpẹ̀ òbí tọ́nà kẹtì ní pé Ànábì o ọjọ́ bí rẹ̀ ní o wàláhì lè rí wá ok ṣe mọ́lì dẹ̀sí ni ìgbọ̀nà ni a mọ́ ṣe mú wá ní ẹ̀sì Ọlọ́run ni ẹ má ṣe mọ́lì ní àsìkò báyìí Ànábì ni ẹ má lásìkò báyìí kan mú wánú kúfà ní Kùránì àti Sunnah ok ìgbà ọlá ṣe dá ọjọ́ mélòó láfi ṣe bóòlà nẹ́bí ok mọ́wùlẹ̀ tí ẹ sọ̀rọ̀ ṣàlàyé fún abẹ́sẹ̀sẹ̀ ni a sì ṣe mọ́lìdì kọ ẹ̀sì mú nǹkan látọ̀dọ̀ àwọn kèfèrí tán jẹ́ àwọn ọ̀tá Islam ẹ̀sì pàláwọ́ pàláwọ́ ẹ̀sì gbogbo ẹwà wọnú ẹ̀sìn ẹwà sọ́dí ẹ̀sìn ẹwà kódà ẹlòmíì ní gbogbo ẹlòmíì kìí ṣe bàbá ní kíní kan ní kíní kan wọ́n lọ bí sàárè rẹ̀ nù bàbá ní kíní kan ní kíní kan mọ́ èmi ni mọ́ nídí wọn ha ìgbọ̀dọ̀ mọ́ débẹ̀ albáríkà nẹ́bíwa Muhammad albáríkà nẹ́bíwa Muhammad olóké káàkiri ìwọ tó tẹ̀lé súnnà nẹ́bí sallallahu alaihi wasallam wọ́n tún ti lọ káàkiri wọ́n tún subhanallah ìbò ní kíní wà nínú ẹ̀sìn ànẹ́bí ìtú ẹ̀ ẹ̀sìn tí tó dájú ẹ̀sìn annabi lọ ní sallallahu alaihi wasallam because ẹ̀yìn tó ti ṣe àlékún kan tánàbí gan àtàwọn sàábí o mọ̀ ìtú ẹni tó bá di yamal kiyama níbi ma wípé yóò tún nílé because hadith ń bẹ́ẹ̀ tó bá di yamal kiyama àwọn yóò mọ̀ mú mi níbi haudu annabi sallallahu alaihi wasallam annabi wa rí pé wọ́n lé àwọn ẹnìkan padà àwọn mọ̀láìkọ̀ ma ní pé sọ́hkan sọ́hkan ẹ má lọ ẹ má lọ ẹ má lọ annabi wa ma ní pé ummati ummati ah ẹ fi ṣe bí musulmi làwọn náà àwọn mọ̀láìkọ̀ ma sọ fún annabi ah, ka

àníbí ètò àwọn sọfẹ́ yẹ mọ́ níwọ́n lọ ló jẹ́ kí wallahi agbúdọ̀ jìnà sí so ní ìsinmi ayò ó wá ní pé wala yunqal amaluhu an ahadin min ulama'il ummah alladhina humul qudwatu fi din wọ́n náà wo mú gbá ọ̀rọ̀ yíwa látọ̀dọ̀ ìkan nínú àwọn àfá kẹ̀kẹ́ nínú àwọn àfá tó ṣe pé àwọn ní àwòkọ́ṣe níbi ẹ̀sìn Imam Maliki làwọn tẹ̀lé ní West Africa ó iṣẹ́ Imam Maliki ṣe Maulidi nta fa imam sọ ní imam maliki yana wa imam maliki làwọn tẹ̀lé masi abi imam malik madhhab maliki làwọn tẹ̀lé imam maliki ṣe maulid ya muwa imam maliki kú ní bí abi 197 abi 196 after hijra ìjíwẹ̀ ní pé imam malik bí after bí 300 200 and kìníkà years lẹ́ tó bẹ̀rẹ̀ maulid kò mọ́ ń parí imam ahmad bin hanbal tó ń kú ní bí abi 204 ìgbà ṣe ó mọ̀ ka maulid imam shafi tó ti kú before then àtọ́jẹ́ ah, student Imam eh, Malik ṣe ó mọ̀ nípa Maulid Abu Hanifa tó wá bí fọ́ gbogbo wọn ṣe mọ̀ nípa Maulid Ishaq bin Rahawai Sufyan al-Thawri Sufyan bin Uyayna Imam Amir a bin Sharahil kínan pé Sha'bi sọ mọ̀ nípa rẹ̀ Imam Sufyan thawri ila Auza'i Ibn mubarak ayubu sakhtiyani muhammad bin sirin àwọn àfáà tí wọ́n wá láàrin bí 90 kìníkan years after hijira àti 100 and 200 kìníkan years abu hatim al-razi so man pare ali al-madini so man pare yahya bin ma'in so man pare abu zura so man pare àwọn tán wá lẹ́yìn wọn bí imam al-barbahari imam al-muzani sáwọn àìmọ̀ àwọn àìmọ̀ àwọn nínú àwọn olùmẹ̀ẹ̀sìn láwọn tó ṣe pàwọn gangan ní kúdùwà imamu bukhari imamu muslim imam abu dawud tán wá lẹ́yàwó imam ahmad tán jọ mọ́kí imam ahmad abu dawud sijistani Imamu nasa'i ibn hibban alima dákọ báyẹ̀ tí yóò ma dákọ àfá 500 àfá 1000 kò sí ẹnìkan kan nínú wọn tó mọ̀ pé kí náà tún pè ní maulidi wọn wọ́n fẹ̀yìntì ló ń tún jà fún ó wá di ah wallahi nǹkan ti bàjẹ́ o ma'ruf sọ́rọ̀ ma'ruf munkarun wa sọ́rọ̀ munkarun ma'rufan dáadáa sì di bàjẹ́ mọ́ wa lọ́wọ́ ìbàjẹ́ sì di dáadáa mọ́ wa lọ́wọ́ kí wá tẹ̀lé súnnà ní ìsinmi ọ̀rẹ́ ní àmúkò mọ́ sí bídí àwọn ní súnnà anábì sọ́wọ́ ipi àwọn abúgbò padà mọ́ ṣẹlẹ̀ nínú al'umma yìí tó jẹ́ pé tó bá padà yá dáadó padà dábúrú abúrú padà di dada àwọn ọkàn yóò ti wá dúdú la ya'rifuna ma'rufan wala yaf'alun wọn ní dáadáa ma wọn ní sí wala ya'rifuna munkaran wala yunkiruhu wọn ní dábúrú mọ̀ kúrò àwọn onẹ́kọ̀ èyí tó fi mọ̀ ní pé ìwọ wàwújọ wo ìbàjẹ́ káàkiri kọ́kọ́ kámọ́tì kákọ́kọ́ sọ̀kalẹ̀ kún níbi ọ̀rọ̀ ẹ̀sìn díẹ̀ honest bó ṣe dìwà ìbàjẹ́ láwùjọ tó bá honest tó bá rọ̀mọ̀ kan ọmọ yìí a kíláàsì eh, jẹ́sìtì ló wà ọmọ́ẹ̀ṣẹ̀ wáyẹ̀kì e eh oya ẹgbẹ́ expo wa ẹgbẹ́ expo wa tọmọ ibá ní pé ah eh ọdún expo dáwó ọjọ́ kókó ní jẹ́ stupid boy stupid boy lọ́mọ tó wà honest ẹgbò bí honesty kíyànjú lódúdú èyàn tó mọ̀ yóò nílá káyì àwọn òbí nẹ̀ta mọ́ àwọn ọmọ táníkẹ̀lẹ̀kùn lọ́sọ̀fọ́ pín sí nlé tán bá ní pé ah dádì mọ́mí ah irọ́ ni ẹsà ìgbájú ní ọkọ̀kọ́ dáa lẹ́tí ẹ̀ ọ̀dẹ̀ ní kọlọmọjẹ́ abímọ tí ó gọ́ àbíkọ́ mọ́ lọ sọ fún bàbá pé bàbá tẹ́ kọlẹ̀kùn mọ́mí mi ní kí n sọ fún yín páwọn òsìn lé èsì bí kẹtẹ̀ sọ bí wọ́n kó sọ ni ẹ

ẹ̀rọ ah, eh, ọmọ yìí ní ìsìn ni kò kúnlẹ̀ mọ́ ah, ọmọ yìí ẹ̀rí sókòtò rẹ̀ ní ìsìn ni nítorí fẹ́ mọ́ kọ́sí ànẹ́bì ni ẹ́ o sallallahu alaihi wasallam ah, ẹ tètè fúra sọ́mọ yìí o ẹ fúra sí o kọ́mọ́ di pé kìdí o àwọn tó wáyé kébí á ń gbé sókòtò sí bẹ̀bẹ̀rẹ̀ ìdí tí ń jawálẹ̀ báyìí tẹ́ gbogbo pátá rẹ̀ tó ṣe ń wèrè bí Bob Marley tó náà ti rìn tó ti fọwọ́ kọ́ obìnrin lọ́rùn káàkiri láwùjọ tó ti ń ṣe rẹ̀ dàgàdà káàkiri ah ọmọ yí ọmọ tó dà ní ààrẹ ah, eh, akímù ń kọ́ ààkíní ah, kan kọ́ ààrẹ bọ́ bá kí o ti bá sàtí rárá fà àti tí ń balẹ̀ tí ń wọnú lẹ́lẹ̀ tí ń fara yí ẹrọ́fọ̀ báyìí ọmọ ni ẹ wo bàjẹ́ sí ń dẹ̀bàjẹ́ tàbábọ́ ọmọbìnrin ọmọbìnrin ní tìjú gan ó wá gbé pé nínú ẹ̀sìn wọ́n ní ká mọ́ wọn ni o wọ́n ní ká mọ́ lo aṣọ kó ká wọ ìmẹ́rù kó kanlẹ̀ ní ó wá ń wọ látara bẹ̀rọ lọ́ọ̀bá látara kọmọ tó ní tìjú ni àwọn òsì sọ dídakúdà wọ́n lè gún ni ó ti dégún ẹwà bú sí ń dìbà jẹ́ ẹwà bàjẹ́ sí ń dàbú ma lọ́wọ́ láwùjọ a sì ń tó wá ń fọ́nì jù ní pé oníkálùkù sí ìrànà bàjẹ́ a sì ń dá kẹ́bì páàrí oníkálùkù sàn sí tí ẹ̀ mi se tèmi ní o èmi o ń dá sẹ́nibọ́dì hmm, sáàmọ́ jẹ́ ń se tèmi èmi sọ pé kìníkà ò dá hmm, gbogbo sáàmọ́ kóníkálùkù máa se tí ẹ̀ kóníkálùkù máa se tí ẹ̀ ẹ̀dàkùn àsìkò ti tó gbogbo àwọn ìbàjẹ́ ẹ̀yẹ ká pàtí wọ̀lá kò sí kama sin ta nabi o sin bi ẹ̀sìn sallallahu alaihi wasallam ìbàjẹ́ tó lágbára ni zahara al-fasad fil barri wal bahri Ọlọ́run ní pé ìbàjẹ́ ó ti hàn lórí ibùdó àti lórí ilẹ̀ bima kasabat aydin nas nítorí táwọn yẹn sì ń fi ọwọ́ ara wọn ṣe ní o a ti ṣèbàjẹ́ lórílẹ̀ wallahi a ṣèbàjẹ́ ẹlùmí ò tó sọ fi pé kí ni tánàbì tó wà láyé sẹmọ́ nídìí ẹmọ kíyàn ní àyà burúkú kíyàn láyà kókò náà kí kí mọ̀ sọ fún pẹ́ta náà yẹ̀mí tó pàdé bí o mọ̀ tí ó padà ṣẹlẹ̀ ní ìkà tí ó ti lájú jù bẹ́ẹ̀ lọ anẹ́bí kó padà rí pé ìkanu wọn sọ tí mo wo fídíò yóò ní pé tánàbí ìgbàun ó sì ń sọ̀rọ̀ in the despicable manner nípa nẹ́bí sallallahu alaihi wasallam ó ń sọ̀rọ̀ ní ọ̀nà tó ṣe pé ó fi ìfẹ́ ẹmọ̀ kí ẹmọ̀ sọ̀rọ̀ yẹn wípé tó bá ṣe kò síkòtùkò tó sọ bí tààfíìm ìkẹyìn tó ló tó tánú ibá ṣe nǹkan tó bá tún sọ ẹ̀gá àṣírọ̀ tún sọ ó tún wọ́n sọ ní ìsọ ìyẹpẹrẹ ánà ibá ṣe fàtíwá ti gbáún ní àánú wà ágbò kí ọgbọ́ subhanallahi wa bihamdihi subhanallahi alazim àwọn ilé náà ni wọ́n ma jáde in tó fọ́njú báwọn àfá tán ṣe bídíà yìí tán fàbúríká sáwùjọ tán fàbúríká àwọn náà tó bọ́ sórí mímbà rí o ayíyẹ ìjọba ní o àwọn sì ni wọ́n fa nítorí àwọn nǹkan tán ṣe yìí ọlọ́run ọlọ́run sọ ní kòrán yẹn ọlọ́run ma ṣe kí ni liyudhiqahum ọlọ́run wa ma fún ní tọwọ́ àwọn abúrú fasádù tẹ́ ti ṣe lórí ilẹ̀ fasádù tẹ́ ti ṣe lórí odò ẹwà abúrú tàà ṣe lójoojúmọ́ ilẹ̀ tó ti mọ́ báyìí ẹ̀tún jáde síta abúrú tó ń lọ gbáà ní ẹ gbogbo ẹ̀ yàrí mọ̀jẹ́wá yàrí mọ̀jẹ́wá yàrí mọ̀jẹ́wá àṣítà bá fẹ́ àyẹ́mọ́ àṣíkáṣí kí ni ó káàkiri jìdí afẹ́wọ̀n sọ wípé ẹnìkan nínú àwọn àfáà táwọn wùkọ́ sí nínú alùmọ̀ wallahi kò sẹ́nìbọ̀ tó ṣe mọ́lìdì nínú wọn alìmùtàmàsìkí nàbí àtàrí lè àwọn àfáà tí wọ́n gbá mú tí wọ́n rí ojú ọ̀nà àwọn àfáà tí wọ́n ti wá níwájú ojú ọ̀nà àwọn sàábí ànẹ́bì mú ṣe bal huwa bid'atun ahdatha halbattalu rárá gan ẹ̀tẹ̀ fọ̀rọ́lẹ̀ bídíà ní maulidi àwọn tí wọ́n dálẹ̀ àwọn battalun àwọn kí náà ń pè alátẹnujẹ ni àwọn aláìníṣẹ́ wàṣáhàwàtù nafsi ìrùtánà bí i al'akẹ́lùn àwọn aláì níṣẹ́ tí mo mọ́ tó kàn ní ọ̀rọ̀ ayé wọn àwọn ṣíyà àwọn ọ̀dálẹ̀ àwọn oúnjẹkújẹ kí ni wà bá fẹ̀nu ọmọ ah! ọ̀nà tún ní láti ẹwọ́gbọ́ àwọn àfáà lásàlátù láì tó ṣe pé gbogbo ọ̀nà tí wọ́n bá sì kún àwọn àyáwọn ni ẹ̀tọ́ a ní ká mọ́ ṣe kí ni tó yà tó eh, wọ́kì ah, jẹ́ mọ̀hárọ̀mọ̀wọ́n every Thursday Thursday ó sọ́sù àdúà oníná àdúà alágbára yóò mọ̀ ṣẹlẹ̀ ní mọ́sálásí kìíní kan àwọn ìyàwó tó rọdé nítorí wọn fẹ́ alùbáríkà tàbí fẹ́ alùbáríkà fáwọn ọmọ rẹ̀ ó yẹ kó wá ìmọ̀bítà níbi ti ṣàdúrà tó gbó lọ́wọ́ àwọn nke kìíní kan 200 naira yìí mgbe kìíní kan daniel sí kìíní kan àníbí

tí ẹ̀sẹ̀ pẹ́kẹ̀ tó pàmọ́ fún ẹntẹ́yẹ mọ̀ ní ilé kí tí mo mọ̀ ní dáradára ibẹ̀gẹ̀ lè mẹ́gẹ̀ ti parí ó sì ṣe wọ́n sì night party mọ́júmọ́ sí wọ́n kọ́ ọlẹ́sẹ̀ lọ́wọ́ bá ní wọ́n kàjọ kọ́ lé kí ẹmọ̀lú ayé alìfàjàtẹ́níyà alìfàjàtẹ́níyì tó bá jìkáyà kàkílẹ̀ kìnìkan ó ti lè ka wàwàwàwàwà ọmọ ẹ̀tí tó ṣe wà nímọ̀ ó yẹ́ ìyá rẹ̀ ọmọ yí ulaika aláhùdámi rabbihim first page nìkan ní sọ́tù bá kọ́rọ̀ wọ́n ha ọ̀rọ̀ bóyá bí oṣù mẹ́ta lẹ́tì mọ́ ha bá ń kẹ́ tó ha ha ha ẹti lè ká ká

tẹ́yìn bá ti wá kínágbé tó wá ti wá ka alif lam mim ẹ̀yìn yẹ dákẹ́ o ọmọ ìtí kàkùn kọ́lọ̀njọ́ kẹlẹ̀ o kọ́lọ̀njọ́ jálẹ̀ o kílì gbẹ̀gẹ̀ni àwọn yẹ́ pé yìí kọ́lọ̀njọ́ mọ̀ mí jálẹ̀ wọ́n ni tó wá ti wá kàdílẹ̀ ẹ́ wọ́n kọ́fọ́ sókè ni wọ́n ti wá náwó nù ẹ̀pọ̀ mọ̀ yímọ̀ kùránì ká 10,000 lẹ́kọ̀ọ́kọ́ samáhùn ìgbó kọ́kọ́ rí kíní látọ̀ sáwọn owó tán ti ń gbà owó kò náà owó kíní kan owó gbá owó ná owó tẹ́pàdà lọ́gbọ̀ ní yàmùl kìyàmà àwọn àfáà yìí náà ni àwọn ilé ní ìjẹ́ kánmọ̀ kéèkì ní kan jẹ́ bídíà mọ́ ah, bídíà wo ṣùgbówó jáde mẹ́ bídíà wo yóò ló sọ so kò sí ètò káwọn kọ́ àwọn èèyàn wọnú àánú kán sì sọ àwọn èèyàn káwọn sáà ti rí nǹkan ti bọ́ọ̀nú mú bó tẹ́ bá kàrà tí wọ́n because àwọn èèyàn nífẹ́ wọ́n ti kó ìkórira àwọn tí wọ́n sòdòdó wọ́n ti pè é boko haram kó sí tí wọ́n ti pè àwọn tó fẹ́ sòdòdó fún wọn wọ́n ti bá wọ́n jẹ́ ah, àwọn ọmọ tẹ̀blíkì ah, mọ́dá olóhun gbogbo nǹkan gbogbo kódà kèfèrí ní ọbọ́sí wọ́n ti pẹ̀ọ́n kèfèrí gbogbo kẹta mọ̀ ọ̀rọ̀ sáwọn yóò lórí ní ẹ kalibà lé àwọn yẹ jìnà because àwọn yóò bá ti ṣe àwọn yóò gbọ́ súnnà yìí gbogbo àwọn bídíà yóò tó wà mẹ́sẹ̀lẹ̀ mọ́ oníkálù ìlú tó bá ti gbọ́ súnnà yìí wáwùjọ yìí báyìí ṣẹ́rí mọ́sílásí báyìí láké súnnà wà láwùjọ yìí mọ́sílásí mọ̀ ọkùn always ni mọ́sílásí ò ní já kódà wọn ni mọ̀ tilẹ̀kùn mọ́sílásí because bí a yóò bá ṣe wà sí tàn bí tí súnnà bá wà ó jẹ́ kí bí a láti 8 di 10 kùránì náà mú kọ̀kọ́ mọ̀ hàn gbogbo ọmọ tó wà ládùúgbò yìí ibi tí súnà bá ti wà ní o gbogbo ọmọ tó wà ládùúgbò yìí mọ́sílásí mú láńdì wọn sí èyí tẹ́ fi ń jí láàárọ̀ tó pé skúlù ẹ̀wọ̀n rọ́ wọn lọ́wọ́ ẹkọ́kọ́ wá sí mọ́sílásí ẹkọ́kọ́ wá kùránì náà tẹ́mọ̀ àgbàlagbó ti wà náà bàbá ìran àgbàlagbà fi ń kéwù ti wọn àwọn obìnrin ìfún hmm, ààrẹ ìwọ ló lè ka kùránì fún ààrẹ tó sì gbọ́yé ẹn táwọn tó bá gbọ́ súnà yẹ ma ń sáàmì ẹ̀pẹ́ àníkẹ́yìn náà lè ka kíni fún ayín tí wọ́n bá lè ka sẹ́yìn years lásìlátù kò lè ka fátíà ó kẹjọ kó ló gbé ń tàn fà bá ti sọ kò

mú nífẹ́ sí wà sí tí ó tọ́ ti yín àmá tó bá fẹ́ràn yín à ara wà ibi tí bàtà ti ń tawà lẹ́sẹ̀ ní ẹjá wò ó kí la fẹ́ gbẹ̀mí ká mọ̀ parọ́ fáwọn èèyàn kákàmọ̀ jíwó wọn so mọ́ nídi yín kọ́ o láfá yín sọ yìí àwọn aláìníṣẹ́ ni wọ́n dá mọ́lìdì ilẹ̀ ó wá bá fẹ́ẹ̀nú àwọn alátẹnujẹ́ ó bá before kí náà last year kini ní before àràfẹ́ ìtọkọjá ipé ẹ̀rì kún ó tó mọ́ sí àràfá night wọ́n dẹ̀ sí ní ètò kọjá wọ́n sí náà tí wọ́n se ní iso bí mẹ́yìn tán lọ síbi òkè àpáta yẹn àwọn alásàlátù ah, àfáyẹ kan ọlọ́lọ́ ma dúró tí wọ́n ti sọ fún àfáyẹ ẹ̀yà kẹ ti sọ fún mi wípé lásàlátù àwọn ìjọ ọdún léyá àfáàsọ fáwọn ní oníkàlùkù ẹ mú èso kọ̀ọ̀kan wá ẹ imagine kéyàn ní èyàn 100 láwùjọ ẹ mú sí sọ́pàá àyàyò nílẹ̀ ọ̀kan wá because wọ́n fẹ́ àlùbáríkà tó pọ̀ ẹlòmí lè gé báskẹ̀tì kan lọ so èso alùbáríkà ní a fi sàdúwà fún yín ẹ imagine kíyàn 50 kó bẹ́ẹ̀bí watermelon ìlànlá mẹ́ta-mẹ́ta lọ àfọ́ lọ sí ìyàwó ṣọ́pù watermelon fún ìyàwó rẹ̀ ni kí ló kù mọ́ wọ́n kàn fi yí ṣe business ni ẹgbà àfáyẹ̀ sí jẹ́mọ́ ni jálàbí lẹ́lòmí ṣe jálàbí tó bá ti jálàbí báyìí àwọn ìyá lásàlátúnà ní ọmọ ọgbà wò ìyá kìníkan ha èyàn tí ń ṣe yín ọkọ yín ni o ọkọ yín ni ẹni láti yẹra fún wọn díẹ̀ wà ló bá ṣẹlẹ̀ lé bàbá alágbàjá kí ní kan wà látò ṣẹlẹ̀ ní ẹ bá sí ń dáwà aláyẹ láàrin àwọn dé ní ẹ bẹ̀tọ́ bá rọmọ̀ kan nínú ilé tó wá fẹ́ dìde lórí súnnà ẹ́ ó tún kọ́ ma yí tọ́mọ̀ ibá lè dìde yóò tú á sí bí àwọn fáwọn èèyàn lè bùkọ́ tó ní mọ́ fáwọn yàrẹ pé mọ́mí mi ìyẹ́wọ́n làwọn àfáyẹ pa fún wa wọ́n kàn jíwò yìí ni ayẹ́gbẹ́ eh, ah, ó tó mọ̀ ní àfá yìí jíwò wá ní ìyá kò lójú ọ̀tá náà lé wákàtí lójójúmọ́ ọ̀tá títí lé mi láti bà tí mo ti wà ní 15 years old tí mo ti mọ̀ àfá yìí ọ̀tá òun sì lé mi lé mi mo ti wọ́ 18 years old kò sí kímílé yóò sì lé wọnú ni ẹgbẹ́ ìgbà tí wọ́n gbọ́ bá gbẹ́sìn ọlọ́ọ̀bá yé but ẹwà wà àwọn tó bá ń ṣe súnnà a ní lórí tó bá kọ́kọ́ ṣe súnnà bẹ̀yìn tàà kọ́ mọ́ ìwọ náà mọ̀ nípa wọn kí ní fúnra rẹ̀ kìí ṣe pé èmi gẹ́ tí mo ń sàlàyé súnnà fún ọgán kò lè dọ́lá kí mọ́ fi làákà ìrẹsì rí mọ́ tó bá ti pé àfà ẹ̀yìn àti ń hmm, kò níbi ẹ̀tí ń kò Qur'an súnnà àti nǹkan táwọn sàhábà tí wọ́n wà ní orí ẹ̀ ilé gangan wọn ambi Allah subhanahu wa ta'ala kó ṣe alékún dáadáa fún ẹni kọ̀ọ̀kan wa ní ayé yìí ni àti ní yawmul qiyamah so hada wa sallallahu wa sallam ala muhammadin sallallahu alaihi sallam so tó bá dọ̀la akọ̀rọ̀ sheikhul islam ibn taymiya àwọn tó sàlàyé púpọ̀ dada nípa ọ̀rọ̀ maulidi so hada wa sallallahu wa sallam ala muhammadin sallallahu alaihi sallam wa ala alihi wa ashabihi wa sallam wa subhanaka allahumma wa bihamdik wa ashhadu an la ilaha illa anta أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته